الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فون الله سبحانه وتعالى أترى لكم كاتب فون محمد صلى الله عليه وآله وسلم ibi tí a ti dúlá nínú níbi aya Qur'an ta ń ṣàlàyé nípa wípé nínú àwọn àwà tó ga jù tó burú jù tí àwọn mùnáfikì ma ń wù òun náà ni ma pa irọ́ àfi ní pé nifaq ìdándà ń pè ní nifaq òun ni pé kíyàn fi nǹkan kíyàn gbé kúfúrù pamọ́ sínú ọkàn rẹ̀ kó wá fi Islam kó gbé síta kíyàn gbé ìmọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọba kó gbé pamọ́ síkùn kó wá gbé kó wá jẹ́ tí ó gbé hàn sáyé ọ̀nà ni ìmá sin ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ba sọ́nà kùránì wípé wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir in bẹ nínú àti ọjọ́ ìkẹyìn wa ma hum bi mu'minin àmọ́ ni wọ́n kì í ṣe mùmìnì irọ́ ni wọ́n ń pa yukhadi'una Allaha walladhina amanu wọ́n parọ́ tàn Ọlọ́run Ọba lójú ara wọn ni àti àwọn tí wọ́n ní ìgbàgbọ́ wọ́n parọ́ fún wọn wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun àmọ́ wọn ò wọn fàzádàhùmùlọ́hù mọ́rọ̀dọ̀ ọlọ́run wá ṣe kíni ọlọ́run wá lé wọn kún nínú àìsàn aláhùn àdábùn alímùn bí makánù yẹkìdìbòn ọlọ́run wá ní ìyà ẹlẹ́ta àti ilérò dìtò nǹkan tí wọ́n ma ń ṣe wọ́n ni wa idha qila lahum la tufsidu fil ard wọ́n ni tẹba sọ fún irú àwọn èèyàn báyìí pé la tufsidu fil ard ẹ má ṣe àbòsí ẹ má bà ilẹ̀ jẹ́ qalu innama nahnu muslihun wọ́n ma sọ wípé rárárá olùtúlẹ̀ ṣe ni tẹba sọ fún àwọn munafiqun àwọn tó ṣe kí wọ́n ma ń payọ́rọ́ tí wọ́n gbé nǹkan míì síkùn tí wọ́n dẹ̀ ma gbé nǹkan míì síta wípé kí ló dé tẹ̀ ń balẹ̀ jẹ́ kí ló dé tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe yìí sọ̀hún ẹ̀yin lẹ́pàpì mọ́ra pẹ́ wà pẹ̀lú àwọn mùsùlùmí àmọ́ lábẹ́lábẹ́ àwọn kìfìrí lẹ́wà pẹ̀lú àwọn ni ara ara ṣẹ̀ráwọn ilé àwọn gangan ní òbílẹ̀ jẹ́ ó kàn jẹ́ wíké wọn mọ̀ ní ọlọ́ni humul mufsidun hum lọ́dọ̀ àwọn onílọ́rọ̀ tó má ti ṣe tàrífù juz'ain ó ń tọ́ka lórí tawkidin tàrífù méjèèjì humul adu tàrífù mubtada wal khabar sheikh rabi wọn ṣàlàyé pé yadda'una annahum muslihun

igbe ọlọ́run kó má bá wọn wọ́n ni wàkúlù fàájìrìn wàkúlù mufsidin fil ard la yaqulu lin nas ana mufsid gbogbo ni tí ó bá báyé jẹ́ bí ó bá bá nǹkan jẹ́ wallahi kò ní sọ fún ọ pé olùbàkánjẹ́lù wọ́n ló smart náà ìwọ ló mọ ọ̀rọ̀ tí fìráúnà Musa dé olùtún nǹkan ṣe ni Musa fìráúnà olùbànkẹjẹ́ ni Musa wá ń sọ fáwọn èèyàn pé lè ní ẹsẹ lè ló dá ò fìráúnà sì ń sọ fáwọn èèyàn pé tó náà ṣe lónà òun náà ló ti dàrú báyìí ó ti dàrú àmì tó jòdòdó ara àwọn àkídà ọmọ náà lè yùn èèyàn tó bá fẹ́ ni mọ́ ń sọ bẹ́ẹ̀ èèyàn ń sọ kò lè dàrú in ti tẹ́m yìí sì fi mọ́ wà bí dáwà nù kò lè dàgbọ́ wọ́rin ṣe sùúrù yóò kílẹ̀ sí ẹlòmí náà fẹ́ kẹsẹ ní o ó kẹ́ ti dàrú eléyàn lọ ní súnà ló òun náà ṣe báyìí ọlọ́run máa dúró sàlàfíà tó wà ń ta ó èmi ò tẹ́ẹ̀sì yẹn kọ́mọ́ ń ara tó bá kí bí o wà láyé ànẹ́bùwà Muhammad ní kí ló wà ló sí ànẹ́bì ń bẹ lọ́tọ̀ sallallahu alaihi wasallam àwọn Júù be, bẹ àwọn Kírísítẹ̀ ń bẹ àwọn olùṣẹbọ ń bẹ láàrin olùṣẹbọ tó pọ̀ oníkálukú sí ń pàkèmọ́ra nígbàtà tún dé Madina láàrin àwọn musulmi àǹkàbá tún yọ àwọn tún jẹ́ munafiki wọ́n tún bẹ̀lá àrin bẹ̀rẹ̀ Ọlọ́run sọ́gbọ̀n pánú Qur'an ṣe ń pẹ́ni tí ó bá fẹ́ nǹkan ṣe ó easy fún láti fi ṣe excuse pé wo ìyìn ṣe kankan mẹ́bẹ̀ gbogbo àṣẹ̀bẹ̀yẹ̀ ni wọ́n wo ẹ̀sìn yíga ló ń dayé rú intelligent padà conclude ni ẹ mo ti gbọ́ conclusion yẹn rí lẹ́nu àwọn tó pọ̀ ẹ̀sìn yíga ní dayé rú jàre a'udhu so ọlọ́ọ̀bá ti wá ṣàlàyé gbogbo ẹ̀ fún alẹ́kùn rẹ́rẹ́ nínú Qur'an ẹni tí bá ti ń parọ́ nínú ẹ̀sìn Islam ẹnu òpùrọ́ ma ń sẹ́jẹ̀ ó rẹ̀ jẹ̀ lẹ́nu rẹ̀kẹ́ ilé ń parọ́ ni kí ni dí àwọn sáìzì ẹ̀ nígbàtí èyàn sọ̀rọ̀ fún tẹ́nìsìn àmọ́sẹ́ tí ń ṣe yàtọ̀ sọ̀rọ̀ tí ń sọ yìí náà ẹni yìí ní pé ẹni yìí ló ní súnnà lòun gbogbo àwọn ẹni tán takó súnà gan wọn àti wọn ọ̀rẹ́ ni wọ́n ó ti mọ̀ fura pé ẹni yìí fíhì ma fíhì sèyí sọ̀hún èèyàn lọ́sàn àgùntàn lóru ṣèbí wọn náà ma búrúurú wọn wallahi eh, al-umma al nabi wallahi an kó lọ síbi dáadáa ni walhasil anna allaha bayyana kadhibahum a ma n tó jẹ́ ti pàápàá ni wípé ọlọ́run bá ṣàlàyé pópò gan ni wọ́n wa khada'ahum àti ìmá tàyẹjẹ tí wọ́n ń ṣe wa anna hadha al-kadhiba zadahum maradun ala marad ọlọ́run wá ní kí nìdí nínú ìyà tí èèyàn ń jẹ lórí ẹ̀ṣẹ̀ oníkẹ́ṣẹ̀ tó máa pọ̀ sí lọ́rùn yẹn

fàzdádù nífàkà ọlọ́run nígbà tí wọ́n ti jẹ́ kí nífàkì wọ ara wọn láti lẹ̀ nífàkì wọn ń bẹ̀rẹ̀ sí ní mọ́ hù inhu inhu sí lára wọn ìwà inhu yẹ in dàgbà sí nínú ara wọn ló wájú wípé wọ́n dẹ̀ ń kú lórí ìjẹ́ Abdullah bin Ubay bin Salul ó padà kú lórí ni ọlọ́run padà kọfà nẹ́bí pé kó kímù sí wọn lára ó gbọ́dọ̀ kímù sí alam tara ila alladhina tawallaw qauman ghadiba Allahu alayhim ṣé o ra wọn ẹnìkan tó ṣe pé wọ́n bá ṣe mo wo wọ́n mú lọ́rẹ̀ẹ́ àwọn náà jọ ń ṣe qauman ghadiba Allahu alayhim àwọn kan tó ṣe pé Ọlọ́run bá ti bínú sí wọn ma hum minkum wala minhum àwọn eléyìí wọn ò sí lára yín o tún sí lára yín ṣe yí sọ̀hún wa yahlifuna ala al-kadhib wọ́n lè búra lórí irọ́ wahum ya'lamun wọ́n sì mọ̀ pé wọ́n làwọn pa wallahi wallahi wallahi wọ́n kílèmù pàwà pẹ̀lú àwọn mùsùlùmí àmọ́ àwọn àtàwọn yẹ̀húdí náà jọ ń ṣe yìí wọ́n lọ bá àwọn yẹ̀húdí lálẹ́ ẹ̀wù tẹbá fẹ́ mú wa ẹmọ̀tẹ́ṣe ni ṣẹ̀rí báibáì ni báibáì ni wọ́n lọ sí ahọ́rọ̀ àwọn mùsùlùmí wọ́n lọ tú àṣírí wọ́n ni yáà ni ya'lamuna annahum ghayru mu'minin wọ́n mọ̀ nínú ọkàrà wọn pàwọn kí ń ṣe mu'mini wa annahum munafiquna kadhdhabun wọ́n mọ̀ kí munafiki láwọn òpòrọ́ láwọn wa awliya'un lil yahud àwọn ọmọlẹ́yìn yahudi ni wọ́n àwọn ọ̀rẹ́ ẹni àyò yahudi ni wọ́n ọlọ́run ni a'addallahu iṣẹ́ burúkú gbà níṣẹ́ tí wọ́n ń ṣe yẹn o ittakhadhu aymanahum junnah ọlọ́run ni wọ́n fi mọ́ búra wọn àìmánu wọn wallahi wallahi wallahi wọ́n fi ṣe junnah wọ́n fi ṣe screen cover wọ́n fi ṣe tán fi ń dáàbò bọ́ ara wọn ẹjẹ́ fọ́lọ́run tàbí fọ́lọ́run búra nísìn ọlọ́run ni ittakhadhu falahum adhabun muhin ìyà yẹpẹrẹ ìyà tí ma ń jẹ́ kí yẹn yẹpẹrẹ ó bá wọn lan tughniya anhum amwaluhum wala auladuhum min Allahi shay'a ọlọ́run ní àtọmọ wọn àti dúkìá wọn kò ní ràn wọ́n lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́bà ara ulaika ashabun nar àwílé ìlọ́mọ náà hum fiha khalidun ọlọ́run ó sì gbèrè nínú ọlọ́run àwọn òwúrọ̀lọ́run báwìí àwọn munafiki ni kí ló sọ di munafiki irọ́ irọ́ ìwọ tó fẹ́ràn kó máa pa irọ́ Ọlọ́run ni yawma yab'athuhumullahu jami'a wà mọ̀ ogun tí ó ṣẹlẹ̀ yamal kiyama Ọlọ́run ní yamal kiyama yawma yab'athuhumullahu jami'a níjọ́ tọ́lọ́wọ́ bá

ṣe nítorí ayé ṣe bí nítorí tó fi ń parọ́ mọ́ ẹ̀sìn báyìí tó fi ń parọ́ mọ́ mùsùlùmí báyìí tó fi ń parọ́ ṣe bí nítorí gbogbo ẹjẹun ni ṣe bí nítorí tọ́rọ́kọ́bọ̀ ni ṣe bí ìfún ni tó fi ń parọ́ nìyẹn náà ọlọ́ni yawma yab'athuhumullahu jami'a ma wo wọ́n tún wà lọ mọ́ búra fọ́lọ́hun gẹ́gẹ́ bí ṣe ń búra fún ẹ̀yin mùsùlùmí láyé ìyẹ̀wùbí tí rọ́yẹ̀ ti ìrọ́yẹ̀ padà wọ̀ wọ́n lára débi pé wọ́n wò bí àwọn tó lè parọ́ fọ́lọ̀ náà òǹkọ́lọ̀ sọ pé yukhadiruna Allaha láyé náà wọ́n ti rùbẹ́ wọn tọ́lọ̀ láyé ni mọ́wọ̀rí ti lórí irọ́ wọ́n tún bá díwájú ọlọ́rọ̀ bàbẹ́ irọ́ irọ́ yìí ṣe nǹkan gidi wọ́láhì àgbákò oríbú ni irọ́ irọ́ ma ń sọ́yẹ̀ di kèfèrí níṣẹ́ irọ́ gbogbo oríbú ayé àtọ̀gùn irọ́ lẹ́kúnyẹ̀sí ọlọ́ni wa yahsabuna annahum ala shay wọ́n wà mọ̀ rò bí àwọn ti rí nǹkan gbámú àti búra fọ́lọ́hun ala hey ẹ̀tẹ́ ẹ̀tún bá díwájú ọlọ́run istahwadha alayhim ṣeitọ́n ṣeitọ́n jẹ gàba lórí wọn ni fa ansahum dhikrallah ó wá jẹ́ ká gbàgbé ìrántí ọlọ́run ulaika hizbu ṣeitọ́n àwọn ilé gangan ni àwọn ìjọ ọmọ ìyá ṣeitọ́n ala inna hizba ṣeitọ́n humul khasirun àwọn ìjọ ṣeitọ́n gangan ni ẹni òfò inna alladhina yuhadduna allaha wa rasulahu ṣe wá ẹwà wò tọ́lọ̀ àti gbẹ̀yìn rẹ̀ nítorí irọ́ iná lẹ́ fi ń gbé ogun ti àwọn ẹni ọlọ́run ọlọ́run ní ṣe ara wọn tí wọ́n wá ń fi tí wọ́n mú lọ́ta tí wọ́n dẹ̀ ń bájá ọlọ́ọba àtòjíṣẹ́ rẹ̀ ulaika fil ọlọ́run ti wá sí bọ́lọ̀n sí sí kalẹ̀nu wípé èmi ọlọ́run ọba èmi àti àwọn òjíṣẹ́ mi àwọn náà lámọ̀ borí inna Allaha qawiyyun aziz ọlọ́run ọba tó lágbára tí ń ṣe kékeré ni wọ́n ni fabayyana hala haulahi wa faddahahum ọlọ́run ọlọ́wà ń sàlàyé fún wa pé òpòrọ́ ni wọ́n ẹ má dá wọn lóhùn wà wá sọ̀fà amalahum bis-sū' ọlọ́run wá sàlàyé pé iṣẹ́ burúkú ni wọ́n ń ṣe wa annahum li khissatihim yattakhidhuna hadhihi al-ayman wọ́n fi ń ṣe ìdàbò wọ́n fi ń ṣe kí nìdí liya'manu ahkamallahi fihim bilqatl kan lè bá fi dá kan fi bo òfin Ọlọ́run ba tó ráwọn iṣẹ́ kan wà tí wọ́n ń ṣe nínú òfin Islam àwọn olórí mùsùlùmí yóò mú wọn pa wọn ni àmọ́ láti fi bo àmáwọn èèyàn wá lásìkò tàwà yí ń kọ́ láti fi gain public sympathy ní táwọn yẹn fi parọ́ nù wọ́n fẹ́ parọ́ máwọn oní súnnà wọ́n mọ̀ pé kìníkà pẹ̀lú súnnà súnnà jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn èèyàn gbà lẹ́ẹ̀kan náà yẹ́ ṣe problem tó rẹ́ṣẹ́ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam in tán pè ní súnnà níbà náà bí ṣe ṣe mọ́dàmà rẹ̀ tó wáṣẹ́ mọ́dàmà àwọn kan wáṣẹ̀ bẹ̀rẹ̀ 1990 àwọn ni Bukhari bẹ̀rẹ̀ Sahih Bukhari 1990 ló bẹ̀rẹ̀ ṣe 1990 ni Sahih Muslim wáyé ṣe 1990 ni Kùránì wáyé wá mú tí è bá ń ṣe pé bíta ti mú ní ẹ ṣẹ́hù súnù súnà imam ahmad 1990 ni ṣẹ́rù súnà albarbari 1990 ni àṣẹ̀rí alàjúrí 1990 ni ṣẹ́rù súnà ìjẹ̀kọ́dá ahìlì súnà sí jama'a ti lálàkáì ṣe 1990 ni ṣe à súnà 1990 ni musnad ahmad 1990 ni kí ló tẹ̀fi bẹ̀rù lọ bàbá ìdá kí ló tẹ̀fi irú àwọn ọ̀rọ̀ ta ń sọ ẹ̀ náà ìrọ́ àti ìmọ̀ wà mùnáfìkì kí ló tàìf kí ló kí ni problem àwọn èèyàn gana ẹkàn dédé sáà payọ́rọ̀ kakalẹ̀ ẹ̀ tí ẹ̀ lójú tì máa ṣe bí ẹm ìgbà kan wà yẹn tí ọ̀tún máa fẹ́ ti jú pé ẹ̀ ìrọ̀ ilé yìí tí máa pa yóò clear pé rọ nífà àwọn yóò clear àwọn yóò kí ẹ̀ má nítorí àwọn èèyàn wọ́n ti rí àwọn èèyàn lórí irọ́ wọ́n ti fi irọ́ rí àwọn èèyàn débi pé àwọn èèyàn ti nífẹ̀ẹ́ generally àwọn èèyàn mẹni tí ń parọ́ wọ́n dẹ̀ mẹni tí ń sòdodo àmọ́ wọ́n ti rí àwọn ẹ̀ àwọn yóò fẹ́ tẹ̀lé òdodo mọ́ wọ́n ti jẹ́ kó yàwó yẹ̀ pé òdodo lọ́fà wọ́n ni wà akhdhil amwal ìdí tó fi ń parọ́ ní kí wọ́n fẹ́ ma gba owó àwọn èèyàn wà wọ́n fi dáwò àtàwọn ganuganu wọ́n fẹ́ ma gba owó àwọn èèyàn wà sẹ́bì darọ́rí àtàwọn wọ́n fẹ́ ma kọ́ àwọn nǹkan àwọn èèyàn fayattakhidhuna min junnatan wọ́n wà sí kíni wọ́n wà máa fi àwọn irọ́ ìmọ̀ parọ́ mọ́lọ̀ àtànẹ́bì rẹ̀ wọ́n máa fi ṣe bójúbójú li tahqiqi hadhihi al-masalih ad-dunyawiyah láti fi ríbi rí àwọn ayé ayé ìgbà walakin ghadabullahi yantadhiruhum àmọ́ ìyà ọlọ́ọ̀bá ilẹ́ta ilérò tó lágbára ìtúndúdé wọn wa qala Allahu tabaraka wa ta'ala alam tara ila alladhina nafaqu mọ́túnmọ̀gbọ́n tọ́lọ̀ ń sọ́wọ́ ọlọ́ni sí orí àwọn tó ṣe pé wọ́n wù ìwà munafiki ni alam tara ila alladhina nafaqu wo àwọn munafiki náà ọlọ́ni wọ́n sọ fáwọn ọmọ ìyá wọn láwọn tó jẹ́ kéfèrí nínú àwọn ahlul kitab àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ la'in ukhrijtum táwọn musulmi bá lè jáde ta ma bá yín já lanakhrujanna ma'akum a tẹ̀lé jáde àwọn sọ fáwọn wọ́n ní musulmi láwọn ní o wọ́n sì lọ bá wọn kéfèrí lẹ́yìn ẹ má wọ́rí muhammadu tó bá lè jáde ájọ jáde pẹ̀lú yín ahadan abadan a ní gbọ́n tẹ́nì kẹkẹfẹ́ sọ nípa yín ẹ má wọ́rí ájọ wa ní o wà in qutiltum lanansurannakum bọ́n bá ilé báyí já tó bá lè dógún ájú ti yìí kí ní nínú nǹkan tó kó bá wọn kèfèrí mi tí ó jẹ gba islam náà sì bá mùsùlùmí náà ni ìkanu wọn náà ń bá wáyé ẹ bí kí ní ẹ̀ṣẹ́ ń bá dáwà jẹ́ ọlọ́run ni wallahu yashhadu innahum lakadhibun àwọn mùnáfìkì tó lọ ń bá wọn yẹ̀wúdí àtàwọn nàṣọ́rọ̀ pé táwọn mùsùlùmí bá ṣe báyìí fún yín àjọ yín irọ́ ni bó bá dogun tán wọ́n fẹsẹ̀ fẹ́ wáwù tọ́lọ̀ bá ń sọ ọlọ́wà sọ pé àwọn ọmọ ìyá wọn mọ̀ tọ́lọ̀ millatun wahida kúfùrù tó ń wọ́n ẹ̀sìn kan náà ni ilé kan jẹ́ yahudi ilé jẹ́ nasọ́rọ̀ ewogbó nǹkan kan náà ẹ̀sìn kan ni هذا يهودي هذا نصراني هذا اندوك هذا بوستي هذا كذا هذا كذا كلهم على ملة واحدة ملة الشيطان أليس كذلك؟ gbogbo jọjọ wà lórí ẹ̀sìn kan ní yẹ̀wúdí ní nàṣọ́rọ́ ní kírísítẹ́nì ní abogibọ̀pẹ̀ ní olóòsà ní oníṣàngó ní aláṣìṣe ní iníkà ọ̀tá ọlọ́run ní gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ ìyá kan náà ni wọ́n pẹ̀lú àwọn mùnáfìkí àárín tiwa ukhuwatu diniya lọ́lọ́n ikhwanihim wọ́n sọ fáwọn ọmọ ìyá wọn yókù ka kùránì dáadáa mọ́ bọ́lọ̀n ṣe ròyìn mùnáfìkì kó lè bá dáwọn mọ̀ wọ́n jẹ́ kẹ́nìkan kọ́dẹ̀ ní kó lè mọ́ yẹ kẹ́nìkan fi súnnà bójú fún ọ ẹ̀ súnnà lè bí náà ń ṣe mọ́ owó sẹ́rẹ̀ tí ń ṣe sẹ́sẹ́ súnnà lè tí wọ́n ṣe sẹ́sẹ́ súnnà yìí mọ́ jẹ́ kẹ́ni kankan tàn emotion nínú nǹkan tí ó kọ àwọn èèyàn wọ́ná jù emotion ni emotion ma ń dílà káyìyàn wa qalu law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabi sa'ir fa'tarafu bi dhanbihim fasuhqan li ashabi sa'ir ọlọ́run ni wọ́n a mọ́ sọ nínú náà pé ah, láti jẹ́ tí ó wà intelligent gan sí àwọn ọ̀rọ̀ àmọ́ṣùn ìṣẹ̀lẹ̀ báyìí mọ́mọ̀ fi emotion gbé mọ́ bọ́dọ̀ òun náà aláwọ̀ pọ̀jù takùn gbẹ́nu sọ emotion ló ń sọ yẹn fi owó pípẹ́ wo kíní tó wà nílẹ̀ yìí kí ló wà nílẹ̀ kí la nílẹ̀ yìí ilé ìsọba clear sí ọ tó yẹ kí bí ogun làákàì torí fítọ́rọ̀ yóò sì sẹ́kù fítọ́rọ̀ fi ìmọ̀ ìmọ̀ ó mọ̀ wá ìmọ̀ ó mọ̀ òun ló mọ̀ fi kọwa fítọ́rọ̀ yẹn wà ilá fítọ́rọ̀ mù jábọ́rọ̀dọ̀ ó ti rí ikẹ́ àwọn ilé ìlédà pé wọ́n ń sòdòdó àwọn ilé náà pàdọ̀ àwọn tó má ti fi emotion cover ojú àwọn èèyàn àwọn yóò kàn mọ́ ṣe bálabàlá káàkiri ni so in tí ó dẹ̀ kọ́ àwọn èèyàn náà ah nígbàtà wà láyé ìbá jẹ́ pé ni àwọn tó bá wọnà ọlọ́run iná náà ni wọ́n wọ̀ ni tọ́lọ̀ láàádú limanuhu anhu ọlọ́run láwọn yóò mọ̀ sọ nùnà ipé ọlọ́run dákùdá padà ìṣẹ́jú kan ká lọ síṣẹ́ gọ́yìnrọ̀ lẹ́bí náà àmẹ́lì iṣẹ́ olóre lálọ sí láyé báyìí ọlọ́run dákùdá padà sáyé iṣẹ́ ta fẹ́ máa ṣe báyìí iṣẹ́ gidi òun la fẹ́ máa ṣe kí lọ́lọ́run sọ ọlọ́run ní bá bá dá wọn padà làádú lima nóhù àánì sí oríṣẹ́ burúkú tán se kún ìtú ẹ̀ ní pé ah, Allahu Akbar èyàn tó bá ti jẹ́yàn burúkú yẹ burúkú náà èyàn tọ́lọ̀ bá dẹ̀ sánú kó jẹ́ ní rí ẹni rí náà ní inshallah orí wọ́n ọlọ́run mọ́ wo ó ti rá màláíkà wọ́n tí ṣe kàbìlà kí ń dá sí inshallah ẹ̀fún ọ̀rọ̀ ẹ̀yàn tó lágbára ni ọlọ́run jẹ́ yíwa pé mọ́ wẹ́ni yíò ó ti kọ́kọ́ wà láyé ó wọnú sàárè ó kún kéfèrí ó jẹ́yà ọlọ́run nínú sàárè ó jẹ́wọ yámọ́lì kìyàmá gbogbo àwọn ìyẹn lẹ́ta ilẹ́rù tó ní agbá tó nípa ó jẹ́ ó rá màláíkà gìláàdùn shidad ó wọnú ọlọ́run ó rí ìyà iṣẹ́ tó ṣe tó torí ẹ̀wọ̀ náà oní òní ọ̀sọ̀lọ́sí wo ọ̀rọ̀ tó ní ọ̀rọ̀ tí yóò jẹ́ kó mi máa bọ́ lójú yàn ta bá tún dá padà sáyé kí ni dí allahumma la taj'al ad-dunya akbar hammina àdúrà tó yẹ kí ẹ máa ṣe lójoojúmọ́ ni ọlọ́run má jẹ́ káyé èyàn táyé bá ti jẹ́ akbar hammihi in tó gbúwo jù lára rẹ̀ láyà rẹ̀ ayé ni problem ti ma ní nìyàn ìgbádùn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí yóò jẹ́ ìgbé wọn kò níbi ìgbádùn tí ò ní tán ìgbádùn àṣẹ ìgbádùn rádáradá tó bá tún padà wáyé náà yóò tún ẹ̀dẹ́ padà pé àwọn náà kọ́lá padà wáyé wala mablago ilmina Ọlọ́run má ṣe ní ibi tí ma wá ma ẹlòmí ò mọ̀ kankan ju ayé ni ní kí bẹ́ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ lórí ìbẹ̀ṣẹ́ ń sàlù alágambá ìgan orí àlùwàlá ó sàn kásà mọ́ dámi sọ́wọ́ dámi sórí sáà sí ogbọ̀n rídìrídì ìyún ti bá tún kírun mélòó mélòó àwọn èèyàn ni wọ́n ti dànù lọ sínú ayé wọ́n ti sọnù wọ́n ti sọnù sínú ayé kódà wọ́n ti sọnù sínú sọnù nínú sísọnù wọ́n tún ti sọnù nú rẹ̀ wọn ò mọ̀nàmọ́ nínú sísọnù yẹn náà wọ́n ti tán lọ sínú ayé tán lè bá wá kú ní ìsin báyìí wọ́n wà ní Ọlọ́run dára padà sáyé bọ́lọ̀ bá tún dára padà sáyé in tí ó tún ṣe náà tún náà kí nìdí ẹni tí ó bá ṣoríire kò nídìí kó ti kọ́kọ́ kú kó rí Ọlọ́run kó tó sá tó wá ó nílà akáyì ní ọ́ni ó ti sá látàyé náà ni aṣíkẹ́ tó fi lè padà wọ́nà Ọlọ́run yẹn ẹni bí ní ọ́ iná ọlọ́run láwọn yẹn wá ní jùrà sí báyìí àwọn yẹn ní jùrà sí àwọn yìí mọ̀ pé tó léwu jù láyé ọ̀nà tó yá jù sínú ọlọ́run ní kó mọ bẹ́sìn ọlọ́wọ̀ bàjẹ́ ọ̀nà tó yá jù tó fi tẹ́yìn tètè kódà kìí sí látàyé ni ọ̀nà tó fi lè tètè sórí búláyé kọmọ bẹ́sìn ọlọ́wọ̀ bàjẹ́ ni aina Abu Lahab àtàyé ló ti ń sí òfò lọ aina Abu Jahal àtàyé ní ti ń sí orí búlọ gbogbo tẹ́yìn láwọn tí wọ́n dúó síwájú ẹ̀sìn bá pé ọ̀rọ̀ kò ní kọjá gbogbo wọn tán ẹ̀sìn Ọlọ́run sì kọjá bọ́n ṣe wá ń tán nìyẹn ní gbogbo zaman ní gbogbo àsìkò wọ́n tún jẹ ẹ̀sìn Ọlọ́run balógun wọ́n jẹ alógun láyé Abubakar Siddiq gbogbo wọn tán ẹ̀sẹ̀ tó kọjá ó kọ ànẹ́bí ọ̀párẹ́dẹ̀ ní ó kọ àwọn sàhábò ọ̀párẹ́dẹ̀ ní àwọn kèfèrídà àti ẹ̀múkọ ọmọ àwọn díẹ̀ tọ́lọ̀ ń bá tún jẹ́ kó kọmọ́ sẹ́kù ó fẹ́ sẹ́kù kan lè bá gba ìpè Ọlọ́run ọba ni ayé imam ahmed wọ́n gbógun ti ẹ̀sìn ọlọ́run wọ́n tún fẹ́ stop ẹ̀ bẹ́ẹ̀ náà pé ká stop ẹ̀ ó tún kọjá imam ahmed sẹ́kù dè ní àwọn ọ̀tá rẹ̀ sẹ́kù máa àti ẹ̀mọ́ bí àmọ́ bí tán wà máa ẹ̀sìn yẹn tún kọjá gbogbo generation bs bá nẹ́bi tí wájú máa yẹ wá nu wọ́n máa gbìyànjú àti stop rẹ̀ nítorí wọ́n gbìyànjú àti stop rẹ̀ láyé ànábì náà wà húwà nàbì òjíṣẹ́ ọlọ́run sì nìyẹn tó jójíṣẹ́ ọlọ́run wọ́n sì dúró síwájú ẹ̀ báyìí pé ò ní kọjá bóò wá lè mi àti ẹ̀ so ló jẹ́ pé bayanul haqqi lil khalq bayanul haqqi lil khalq amrun wajibun wajibun la yutrak ìmá ṣàlàyé òdodo fáwọn èèyàn ọ̀rọ̀ tó jẹ́ dandan ni ọ̀ranyàn tí ò ṣe gbéjú lẹ̀ ni kíni tí ò ṣe gbéjú lẹ̀ òun ni ìmá ṣe àlàyé òdodo fún àwọn èèyàn ibi ni a ti fi láti dúfẹ́tẹ̀ ní insha an bí Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọlá rẹ̀ àti àánú rẹ̀ gbé ó ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe wá nínú àwọn tí wọ́n ríbi gbọ́ wá sí òdodo tí wọ́n dẹ̀ ríbi mú olù an bí Allah subhanahu wa ta'ala kó ṣe wá nínú àwọn tí wọ́n jẹ ọmọlẹ́yà nẹ́bọ̀ Muhammad lódodo láyé yìí àti ní kiyamani kó wá ṣe wá nínú àwọn tí ó kẹ́ láyé àti níyàmà kìyàmà nínú àwọn tí wọ́n wọ alìjẹ́nà pẹ̀lú anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wallahi kò sí nǹkan tán wá tó jù ká wọ alìjẹ́nà Ọlọ́run Ọba lọ kò sí nǹkan tán wá àyàfi jìwárù Ọlọ́run Ọba ká múlé ti Ọlọ́run Ọba níyàmà kìyàmà nínú alìjẹ́nà ní tán wá náà nìyẹn gbogbo nǹkan yókù ayé lásán lè yóò jẹ àbí Allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí ayé kó jẹ́ ògóngó nǹkan tí a ń fẹ́ so wa hadha wa sallallahu wa ala Muhammad wa ala alihi wa ashabihi wa وسبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته امين وانتم